الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين بتي أبالا يدلنا أوناني التوسل وطلب الشفاعة ìmá ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba àti ìmá wá ìsìnkpẹ̀lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe lè tàdẹ̀ kọ́kọ́ mẹ́nubà náà ni àtàwásùlù mashru'a èyí tó bá ṣe rí àmù ká ma fi ṣe àtẹ̀gùn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilé àtàwásùl lè tí ṣe rí akọ fún wa níbi àtàwásùlù wọ́n ní àtàwásùl bil amwati wa talabul hajati minhum kama huwa waqi'un al-yawm wa huwa shirkun akbar li qawlihi ta'ala ṣẹ́rí èyí tí ó tó gbajúmọ̀ táwọn ya máa ń ṣe lé ní níbi ìmá wá ìmá wá ṣe àtàwásùl pẹ̀lú àwọn tí wọ́n ti kú àti ìmá tọrọ àwọn bíbíyà bùkátà lọ́dọ̀ wọn irú ètò ìṣẹ̀lẹ̀ lé ní yóò ilé yíò ẹbọn ńlá lè léyìí táwọn èèyàn máa ń ṣe táwọn yóò lọ síbi sàárè tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa pè àwọn tó wà nínú sàárè pẹ̀lú kílèmù wípé àwọn fi wọ́n ọlọ́run ọba ni so àwọn ò lè pè straight àwọn tó wà nínú sàárè làwọn lọ ké pè àwọn àbáwọn pè ọlọ́run lọ́lọ́fin sọ nínú Kùránì fi wala tad'u min dunillahi ma la yanfa'uk wala yadurruk fa in fa'alta fa innaka idhan min adh-dhalimin ọlọ́run mọ́ pè ní dẹ́yìn ọlọ́run ọba ma la yanfa'uk in tí o lè ṣàǹfàní kẹkẹ fún ọ Ah, àsìkò ti wà nínú àwọn alábùsí lélé yíò ẹ̀sùn mọ́gbà ikú ọlọ́bà ti sọ́nà kọ̀rọ̀ pé inna shirka la zulmun azim tó ẹbọ̀dẹ̀ ní òní àbòsí tí ó fi ń tóbi jù náà fáfí ma ń ṣàlàyé pé lamina zalimin ay lamina mushrikin tó tí ẹmbà lọ ń subhanahu wa ta'ala tó ilé iná dẹ̀ ní kí a mójútó but ẹlùmí alẹ́ ọmọ kí ló tó yẹ kí gbogbo àwọn àyà tó tánkà nínú Qur'an àyà yìí ti pọ̀ gan ó pọ̀ tó sì tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àti àwọn ahadith annabi ó ń sọ fún wa specifically ká má sí àwọn ẹbọ kan báyìí ẹ má ṣe lè ẹ má ṣe lè kí ló tó kí àwọn kíní ó ti already gba àwùjọ wa bal in tí àwọn èèyàn ń pè ní ìmọ̀ pure àìmọ̀kaní eh, aljahalul mahad àìmọ̀ká tó fojú hàn tó clear tó pure ni so to an extent pé Kùránì bẹ lọ́dọ̀ wa àwọn èèyàn sì ń ka Kùránì yẹ wọ́n ń ka mú dẹ̀ tó gbọ́n tó wà ní Kùránì yẹ náà so wani amma tawassul bi jahiyar rasul sallallahu alaihi wasallam ẹ wari a tawassul pẹ̀lú kama fi ọlá nabi tọrọ tí ike ọlọ́wọ́ láàrẹ́bì gẹ́gẹ́ ni pé ya rọ́bì wọ́lọ́ọ̀bọ̀ bìjáhì Muhammad ishfini ọlọ́wọ́ láàrẹ́bì dákun kínan pé wùmísàn fàládẹ̀lílà àríhì ilé ìlà ń ṣàlàyé pé kò sí ẹ̀rí kẹkẹ fún àwọn ìta lè fi tọrọ òun ni àwọn ìta fi ṣàlàyé sí òkè yẹn nítorí àrí àwọn ẹ̀rí tó tọ́ka lórí àwọn ọba ọlọ́ni ha. inú ẹ̀nà ni àwọn ṣe olórí akadi nínú Sahih Bukhari àdífin ẹgbùn gan mọ̀kànmú díẹ̀ wọ́n bẹ̀ nínú ẹ̀nà ni pé dùá èyàn tó jẹ́ ẹni rí yóò kàn ṣe dùá fún yàn àbíkẹ́ ni látọ̀ ẹmọ́ gbàgbà níbi dùá yìí o àwọn kí a mọ́ ní kí ọlọ́ọ̀bá wọ́lá annabi eléyìn kọ̀wò tó bá jẹ́ pé tó ni a rí pé àwọn sàhábà tí wọ́n mọ́ ń bá nẹ́bí sallallahu alaihi wasallam fún bíbí àbùkátà wọn ò ní kò yẹ kán wá mọ́ bá nẹ́bí sallallahu alaihi ó yẹ ká jòkó sínú ilé nìkan ní ọlọ́wọ́lá but tó ń ti pé nabi bẹ̀lá yóò mú òṣìwà bá nabi náà ànabi ṣe bẹ́ẹ̀ fún wa nígbàtá nabi kú tán ẹ àgbọ́ lẹ́nu ẹnu kẹba inú wa ìbájẹ́ kí wọ́n sọ ni wọ́n ti ṣe ìnáklù rẹ̀ wá fún wa á ti rí pé àkúdá àwọn sọ̀hábà wọn mọ́ sọ pé wọ́lá nabi wọ́n ilẹ̀ anna sọ̀hábà tàbí fàádù ìntàlù náà ni in tí táwọn sọ̀hábà bá sì ti sí ẹnu ẹ̀sìn honestly kò lè jẹ́sìn kò sí bó ṣe fẹ́ jẹ́ ẹ̀sìn lẹ́yìn wọn mọ́ kò possible in tí imam malik sọ ni ẹ imam malik tí wọ́n kú níbi 193 after hijra 193 ìtíwẹ̀ ní pínú àwọn tánwà lẹ́yìn àwọn bí àtibáwò tabi'in kékeré lọ́wọ́ gbẹ̀yìn ni wọ́n wọ́n ni ṣẹ́rin táwọn sọ̀hábù bá ti ṣe tí ó bá ti wà narrated from the first generation ma lam di adin fi asiri yau kama kala rahimahullah lam yakun dinun fi hadha yau in tí ò bá ti jẹ́sìn nígbà ayé àwọn sàhábà kò pọ́sùn kọwa jẹ́sìn lẹ́ni náà ó dá ìbòlẹ̀yìn ti wá rí ànẹ́gbòlẹ̀yìn tẹ̀lé nítorí àti mọ̀ ipé ẹ̀sìn yìí gbogbo àti gbà ipé ẹ̀sìn yìí o àfikà mú sallallahu alaihi wasallam àwọn ni wọ́n mú kí ní ìsìn látọ̀dọ̀ sallallahu alaihi wasallam èyí tí wọ́n bá ní ìsìn máa ìtàkí bí á àti àwọn arí specifically ṣe àwọn arí pé àwọn sàhábà láti gbígbé báwọn sàhábì ànábì ṣe ń ṣe kìíní yìí ìtumẹ̀ ní pé ó wà ní ẹ̀sìn náà ni ẹ̀ because tánàbí ò bá ṣe àwọn sàhábà ò ní ṣe fa'ina wajadta hadha ilé tí wọ́n wá ń ṣe lé ní ìbò ni wọ́n ti wá al-Abbas ni olóò kèsì pé ọmọbìnrin ni ọlọ́ba wọlá àdá abbas hmm, wọ́n lọ bá abbas ní pẹ́tọ̀ àdá abbas wá lídíwá ní dùn áwù ní stisqa wà lẹ́mẹ̀ tawassal bí rasul sallallahu alaihi wasallam ba'da mauti ẹgbà náà bí ti kútán wọn lọ sí bí sàrí ànábì pé ànábì dákun kò mọ̀ sójò mọ́ gbàgbé wá ni ó sì ti tó fi dé ní tí ó fi di yamal kiyama annabi o mẹ́ni tẹ́tí sẹlẹ̀ tó yá kí bí annabi ma ni ó ní ọ̀rọ̀ kẹta annabi sọ pé tó bá ti di yamal kiyama òun ó ra àwọn èèyàn kan nínú àwọn tó ṣe pé àwọn náà ní wà nínú al'umma òun náà ni a mọ̀lẹ́kọ̀ àmọ́ lídùn ọlọ sínú náà nítorí ọlọ́run fi hàn annabi sallallahu anẹ́gbọ́lọ́ wa mọ́sọ fáwọn mọ̀láíkà pé ah, ummati ummati tí àwọn èèyàn mìí láwọn èyí náà àwọn èèyàn mìí láwọn èyí náà a mọ̀láíkà wọ́sọ fáwọn náà wípé o mọ́ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà tó rọ tán badalu wa ghayyaru wọ́n change ẹ̀ sí wọn àwọn gẹ́gẹ́ fún àwọn change anẹ́gbọ́ni ẹ̀ eh, fasóhùn kan sóhùn ó yẹ mọ́kọ́ lẹ́mọ́kọ́ lọ kọmọ lọ́gbà ni so ẹwọ́n tánàbí so anẹ́bí ò mọ̀ gẹ́ anẹ́bí kẹrìgbà gbogbo àwọn ilé yóò kè wọ́n láwọn mùsùlùmí láwọn ilé ẹn kí wá lẹ́tẹ̀ tó kà lè rọ̀nà sí mùsùlùmí tó ní wọ́n gbà tó okú tán wọ́n tí ń jù gbà tó okú tán wọ́n lọ́pọ̀ wọ́n tún dá gbogbo ẹ̀wú ẹ̀ẹ́ so tá kí bẹ́ẹ̀ nẹ́bí mọ́ ni kò ní ìrùkọ́ṣẹ̀ máa bèèrè pé ọyọ́kùtù yóò ti máa pẹ̀ ìwọ ìwọ ìwọ so bá níbi ṣe wà nínú sàárè àníbì mọ́ tíṣẹ́ lórí òkè èpẹ̀ eléèdè ní kẹta kí ń ṣe ìtàbùkù annabi rízi ní pé annabi na ẹ̀dá gẹ́gẹ́ bí ti wà lànàbì ọlọ́bá sọ ní Qur'an innaka majitun wa innahum majitun ọlọ́ni wà nẹ́bí òkú àánà òkú ọlọ́ni sọ ní ṣọ́tùl kẹf ọlọ́ni pé ànẹ́bí kúl innama ana basharun mithlukum mithlukum yuha ilayya èyàn bí tí ilẹ̀ mi ànẹ́bí na in tẹ́mi kà fi yàtọ̀ sí ní wípé wọ́n fún èmi ní revelation honestly o mọ̀ tí ń ṣẹlẹ̀ lórí òkè ìpẹ̀ mọ́ ṣe wọ́n tó mọ̀ tí ń ṣẹlẹ̀ lórí òkè ìpẹ̀ òun láà mọ́ képe lẹ́bí pé sahaba sàhábà ṣe wàhálà tó ṣẹlẹ̀ ní tẹ́mọ̀ sàhábà kìí ṣe kékeré wọ́n pa Uthman náà Ànábì sì wà ní Madina wọ́n sì pa Uthman Ànábì sì jáde nù sàárè pé ah ó fẹ́ pa mo Uthman ni Uthman tánàbí ń sọ wípé àwọn malaika mọ́ tijú Uthman ibi tí Uthman jẹ́ ní rere àwọn màláíkà sì mọ́ tijú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì pa ní ugbẹ̀ rẹ̀ wọ́n pa Ali bin Abi Talib ní Madina àbí ní Kúfà àwọn Abu Lu'lu' al-Majusi ó pa Umar ìsìnkú pé ó pọ̀lú àwọn àgbààgbà wọn sàhábà àwọn ọ̀tá ìsìlámù sí ìsìnmọ́gbọ̀rẹ̀ mùsùlùmí wọ́n sì pa wọn agbúmọ̀rún kí sóbì lọ́wọ́ nìna Abu Lu'lu' sì jáde kò ní sọ́fà alákọ́ ó sì gún lọ́bẹ̀ Ànábì sí ń Madina Ànábì ò mọ́ tí ń ṣẹlẹ̀ àríkaná ah, sàábà kọ́ lọ́sí ìlànà sàábà anábí òsì ń sùn wọ́n sì ń pa àwọn sàábì rẹ lọ́wọ́ anábí ò mọ́ ó ti lọ nìyẹn ọlọ́bọ̀ ya ma gbé àwọn èèyàn dìde tí ó ya ma ṣàlàyé ẹsẹ̀ lọ ni àmọ́ kí anábí wa mọ́ tí ń ṣẹlẹ̀ tàbá tí wọ́n mọ̀ ikú anábí ò mọ́ tí ń ṣẹlẹ̀ ní sàárì mọ́ mọ́ lọ anábí sàlọ́sà because anábí ní fi lọ́lá jù ní gbogbo àwọn ẹ̀dá ìwọ ni tó wá ń lọ síbi sàárì bàbá kẹ́nẹ́kẹ́ tó rí pé ó ti ṣòfò láàrin baba kìníkan ibẹ̀lúwà lọ jùkútì kìníkan kìníkan abdulkadir mọ́dùkú ẹmú abdulkadir máa jẹ ìjábọ́ wà lóòrùn tán mọ́ kọwa lè kéhùn abdulkadir mọ́dùkú ẹmú abdulkadir mọ́ jẹ ìjábọ́ ìwọ́ tó ń kọrẹ abiyamọ gbọ̀jágbọ̀ ọ̀rọ̀gbọ́ọ̀rọ̀ ni o wọ́n tó bá mọ́ hakíkọ̀ ni ó mọ̀ àwọn nǹkan tó ń ni ìwọ́ tó ń parí Abdul Qadir má gbàgbé mi má gbàgbé mi wọ́n tó ń pè kí náà ń pè ìbádàlá rìjàlálá àìnú náà bí àwúnílá tó ń pè àwọn ìbádàlá ẹ́ yà ṣe ìhàíbọ̀rọ̀ ìmàgáwótó lélè wára gífìní tó kọ gba wọn sọkúsọ yìí tó ma wọn sọkúsọ ìtumọ̀ sọkúsọ tó ń sọ lẹ́nu ọ̀gọ̀ tó ṣe kí tó bá kú lórí àwọn bìlìbì yẹn wà láìwọ́ wọ́n náà ní ìzìbìrì nínú náà ilé kò kẹkẹ tọ́lọ̀ bá sọ́nà Kùránì because on pẹ̀lú mi ní dẹ̀yìn Allah a ní kò tọ́ka kí Ànábì wa Muhammad sallallahu alaihi káàkiri ẹ̀ bá lọ síbi àwọn mọ̀wálìdì iṣẹ́ kò sí ìtí wò ní lọ síbi sàárè bàbá kan bẹ̀ṣẹ́ sí lọ sọ́dọ̀ bàbá wà lómùkún bẹ̀yìn ibi sàárè yẹn ẹbọ tó píọ̀ tó clear ni wọ́n jòkó sí ibi sàárè báyìí ni bí a kìníkà kìníkà dákun má gbàgbé mi gbogbo alámọ̀rí mo kó lé ọlọ́wọ́ fádà ṣímpùn àti níka kùránù lójoojúmọ́ a sì níbi tọ́lọ́njọ́ pé wà látẹ́dẹ̀ rú min dúnìlá ẹmọ́ pẹ̀lú mi dẹ́yìn Allah tẹ́ẹ̀gbọ́ ni a ní ẹmọ́ pẹ̀lú mi ní dẹ́yìn Allah ẹ mọ́ pè wọ́n wọ́n lè sin kẹ́kẹ́ fún yín wa man adallu mimman yad'u min dunillah ma la yastajibu lahu ila yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun Allah ni ta ló sọnù jù tí ẹ bá ń ṣe ẹni tí ń pè ní dẹ́yìn Allah in tí ò lè sàǹfà tí ò lè sin kẹ́kẹ́ fún ọ títí di yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun ó dẹ̀ wọ́n tẹ́ ń pè yẹn dùá tẹ́ ń ṣe yẹn wọ́n Allah ni wọ́n kọlu fọ́ra wa idha hushira an-nas tamaji giyawo yadda ni yawmil qiyamah kanu lahum a'daa wọ́n di ọ̀tá ni èmi ní kò mọ̀ pè mí ìgbà ọmọ sọ fún ọbẹ̀ ìgbà ọmọ ní kò wá sí fi sàárè mi ìgbàwó ìgbàwó ha yí lẹ́ sọ bẹ́ẹ̀ kanu lahum a'daa wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jà wà kanu bi ibadatihim kafirun aw kafirin wọ́n reject mẹ́sìn jọ́sì fún wọn yẹn wọ́n takú ní pé àwọ́ sọ fún ìpẹ́ mẹ́kẹ́ mẹ́jọ́sì fún wọn wò so kí là ń wá káàkiri kí là ń bá káàkiri so ọlọ́ọ̀bọ̀ tó wá ní ẹ̀dí eh, ọmọkùnrin tó ẹ̀wò tẹ́yẹ̀ máa ń rí kíníyàkíní kan ojúlá alákàfin sọ́rí ẹ̀yìn kílọ́kùnrin ojú tẹ́ ní kọmọ bí sọ́rí ní kọmọ kí ọlọ́ọ̀bá náà subhanahu wa na kí ló tó ń kẹrù mídẹ̀ yọrọ̀ọ̀bá subhanahu wa ta'ala nínú àwọn owó aláwọ̀ mítà àyẹmọ́ sọ́nà tó pé ó kó ọlá àwọn orin àwọn ọkọ̀ ẹmà gbọ́ níbi àwọn orin kákẹ̀kiri ó ní àwọn ya Rabbi bil Mustafa balig ya rabbi bil mustafa sori báwù yẹn o wọ́n túnmẹ̀ ní kí ọlọ́ọ̀bá wọ́lá náàbì ìtumọ̀ báwù yẹn ni ṣe bá yà bí so ìyòdẹ̀ kí ń sọ irú àwọn ọ̀rẹ́ àwọn ilé pọ̀ níbi àwọn orí kìtà ní kí ní sínta rasul sínta rasul kí ní ẹ̀lú ó kọ́ mọ̀gẹ̀ àwọn ìyọ̀pá àwọn súnfí ni wọ́n kọ rẹ̀ ya tayyiba ya tayyiba ya tayyiba oúnjẹ domínlẹ̀ alásùnìyà níbi orin yẹn padà tó ya ali yabna abi talib ya ali mo ń pè ìwọ ali tó túnmọ̀ náà bá ya ali ya abin abi talib tó ẹkùnmọ̀ ni ya allah orin ìsìn ló ti wà rí tí wá bá islamic music là wọ́n pè táwọn òsì mọ̀ wípé àwọn kíní ìṣẹ́rí tí yóò bá ti mọ̀ nǹkan tí ọlọ́ọ̀bá san Qur'an Yo easy láti smuggle nǹkan wọnú ẹ̀sìn Islam Yo easy láti gbé nǹkan tí ẹ̀kí ṣe Islam wa. wọ́n gbé wá in a melodious manner wọ́n gbé wá mẹ́lòdí fúlẹ̀ àgbó láti pé tí ó dùn dáadáa tí ó númọ̀ wípé àà ah, oh, ẹ̀sìn ní ẹ̀sìn ní bí ó ṣe smọ́gbọ̀ ẹ̀wà rí ní ẹ yóò wá spread àti wá yọ yóò bá dísòwò yóò dì táwọn yóò máa jà sí pé kíní à ah, kíní wo dápò ìgbàwo àlàyé wá ní àwọn yóò ní fẹ́ gbọ́ àlàyé ti bẹ̀m̀bẹ̀mà tí ó jẹ́ ká mọ́ ìntàmà ọjà pẹ̀lú ẹnu wa so وهذا التوسل قد يؤدي للشرك سيكي يعني ولا النبي كسان لبوه àmọ́ o lè padà gbé ẹ̀ lọ sí ibi ẹbọ because o sọ pé o pè ànẹ́bì straight o kàn ń pè ọlọ́ọ̀bá ni ọmọ òun lọ́nà tọ́lọ́ọ̀bá o gbé kalẹ̀ láti mọ̀ fi pè ọlọ́ọ̀bá ni so lè nǹkan àdádálẹ̀ ní ìyàjẹ́ but o lè padà gbé ẹ̀ lọ sínú ẹbọ náà wa dhalika idha i'taqada anna Allaha muhtajun liwasitati basharin kal-amir wal-hakim ilé àtàràyẹ̀ tẹ́lẹ̀ tí bá nígbàgbọ́ ipé ọlọ́ọ̀bá ní bùkátà sí ká lo ẹnìkan túrú rẹ̀ ẹwọ̀n ó lè jòkó sí ìgbòkè president kò gbọ́ president onígbọ́n tó ń sọ àbúkò ló túrú bí àbí àwọn senator àbáwọn ministers àbáwọn governors àbáwọn commissioners wọ́n tó bá ní bìlífù báyìí òun ló fi wọ́n lo ànábì ìyẹn ti di ẹlẹ́bọ̀ báyìí lè annahu shabbaha al-khaliq bil makhluq ìdí ni wípé ìyẹn ti fi ọlọ́ọ̀ba ìyẹn ti fi wé ẹ̀dá ṣẹ́rí ìdẹ̀ fi ọlọ́ọ̀ba wé ẹ̀dá dẹ̀ ní ẹbọ̀ mi lọ́tọ̀ um, ni Imam Abu Hanifa rahimahullahu ta'ala fi ń sọ akọrọ̀wọ̀ an as'alallaha bi rẹ̀rìlá èmi ò fẹ́ràn èmi kò tí ẹ̀dá rárá kí ma pè ẹlòmíì kí ma pè ẹlòmíì kí ma pè ọlọ́ọ̀bá pẹ̀lú nǹkan mítò yàtọ̀ sí ọlọ́ọ̀bá tí ma fẹ́ pè ọlọ́ọ̀bá nílò àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ àbí kí n lo àwọn iṣẹ́ olóorí tí mo ti ṣe sẹ́yìn ẹ̀hẹ́ àmọ́ kí wá mọ́ ní pé ọlọ́ọ̀bá alari na kalari wa a ni bukata sí ọlọ́ ni wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an ọlọ́ ni àwọn ẹgbùn mẹ́ta bá ń bèèrè lọ́wọ́ nabi sallallahu alaihi wasallam nípa ìmì ọlọ́ọ̀bá bóòlọ́ ọlọ́ọ̀bá ṣe sọ fún pé ìmì ọlọ́ọ̀bá súnmá mo súnmá mo sì máa ń dáhùn ìpèkì àwọn olùpèpè tí wọ́n bá ti pè mí ẹ̀yí ọlọ́ọ̀ni

ìdarí sánmà àtilẹ̀ kí ló tó ń pè ẹlòmí dẹ́yìn Allah tó ń wò tí ẹ̀ ní kẹ́kẹ́ ẹwùtá nàbí sọ́lọ́ ni pé innakum tad'una sami'an qariban wa huwa ma'akum ọlọ́ba ni ọba tẹ́ ń pè o anẹ́bí sọ pé ọba tẹ́ ń pè o kò ní dìkẹ́ máa pariwo àwọn ọlọ́ níbi ní ò nídìkẹ ma pariwo ọba tẹ́ ń pè ọba tó súnmọ́ ni ọba tó jẹ́ sẹ̀mírìn tó ń gbọ́ kọ́nàkọ́ ọba sọ̀bá Allahumma inni as'aluka kadha kó ohun bó sí ń sọ̀rọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ dámì ẹ̀ ọlọ́ọ̀bá ń gbọ́ kò nídìí ariwo ha kíní kan hey àwọn kírísítẹ́nì ni wọ́n mọ́ ń ṣe bẹ́ẹ̀ bàbá tẹ́ bàbá hey dad bàbá tọ́mọ̀ sí báyìí wọ́n bí ga àwọn sàdúwà ni àwọn fight the devil we are fighting the devil kíní kan kí ni ọlọ́bàlù èyí tó máa ń lẹ́kọ̀ọ́ gani náà tí bá ń kí ọlọ́ọ̀bá ó láàrin ẹ̀rí ẹ̀ṣẹ̀ máa ń kí ọlọ́ọ̀bá tàdẹ̀ ní pé ń ṣe àlàyé padà wá lórí ẹ̀ àmúkẹ́ mọ́ sí hey in táwọn ìyá lásà láti wá sí ìsìlé nínú ẹ̀ ọlọ́wọ́ kíníkà iná bábi ìgbàwọ̀ tàbí bábi ṣe kíníkà hey lọ sí ni set drum complete set drum tánmọ́ nínú chọ́ọ̀chì àtàwọn tánmọ́ fẹsẹ̀ tẹ́bà àtàwọn kíní tánmọ́ fi nílùú báyìí pam tán tán gbogbo àwọn kíní ẹ̀ honest gbogbo ló wà nínú mọ́sálásí wọn ibi táwọn jẹ́ ti di tàti fẹ́ di kírísítẹ́nì tán dé tí wọ́n fallahu musta'an so anẹ́bìn sọfáyẹn ẹ mọ́kún kò ní ẹra mọ́ kí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sẹ̀mírìn ọba tí ń gbogbo tẹ́yìn sọ ni kò sí nǹkankan tó pamọ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so ǹjẹ́ wá tọ́kìn wa mọ́ request dua lọ́dọ̀ àwọn tó bá wà láyé bẹ́ẹ̀ ni mo lè ní pé ah, àfá ẹ̀dàpẹ̀ mọ́gbàgbé mi níbi dua yìí ẹ̀dàkùn ẹba ó ní kìní kan tí tó ń dámú mi gẹ́dàkùn èmi náà ń ṣe dùwà bọ̀ ẹ̀dàkùn ẹba bá ń bẹ̀lọ́ náà kìní kan tó fẹ́ kó bọ́sí ẹ̀dàkùn ẹba ń bẹ̀lọ́ bá kó bọ́sí sí واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الله سبحانه نبي ṣe istighfaru fáwọn mùmìnì níbi ẹ̀ṣẹ̀rẹ̀ àti ṣiṣẹ́ fáwọn mùmìnì náà tún ẹni pé ànẹ́bì lè ṣe istighfaru fún pé ọlọ́ba foríjì àwọn mùmìnì tó bó lè ṣe ìdúwà bẹ̀ pé ọlọ́ba foríjì àwọn mùmìnì ẹnìkan bá mẹ́ pé ah, ẹ̀dọ́kùn ẹ̀ṣẹ̀ mi pọ̀ gẹ́bà ẹbá ń bí ọlọ́

kò séyàn tí ó kú ní 100% èyí ò possible so àwọn ní ìlànà problem àwọn tí ẹkọ́ mọ́ bí ọlọ́bẹ̀kẹ́ ọlọ́bàbà ń forí jì àwọn ẹ̀ṣẹ̀ wọn o bọba tó ń pè wọ́n wọn kọ́kọ́ lè gbọ́ náà ó ṣe dáadáa fún wọn ó tún ṣe aburú fún ẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ níbi àdíthì tó wà ní sahih al-bukhari àdíthì sahih imam tirmidhi wọn gba àdíthì wọn wípé anna rajulan darira al-basar ata nàbí sallallahu alaihi wasallam faqala ad'u Allaha an yu'afiyani ọkùnrin kan wà tí ojú rẹ̀ fọ́ ó wá bá lọ́ọ̀ba ó ń sọ pé ó wá bá nàbí pé ànàbí dákùbà ń bẹ lọ́ọ̀ba kọlọ́ọ̀ba jẹ́ kí ojú mi kí ó là gbági kó sàdùwàlá kí náfìlà méjì ṣe dùwà báyìí ó sì ṣe dùwà yẹn ojú ẹ̀dẹ́là so kò ní kò ṣẹ́fà anábì lanú lójú tó anábì ò lágbára àti láyẹ lójú sallallahu alaihi wasallam tánàbí bá ṣe ó yà ṣe látàkí bí a mu'jiza bí a bí sallallahu alaihi wasallam ọlọ́run ní fẹ́lú mi pé lágbára láti jẹ́ kófin ẹ pé náà níbi agbárin yìí a ní láti gbọ́ ìyàtọ̀ wà láàrin mu'jiza àti karama ọlọ́mọ ṣe karama fáwọn auliya karama ni wípé kí ohun àríṣẹ́ mọ̀ kó ṣẹlẹ̀ látọwọ́ ẹni rẹ̀ kan ṣe rí ẹ̀tọ̀ tó wà láàrin karama àti mu'jiza ni pé mu'jiza àwọn nẹ́bí ọlọ́ba ló ni karama àwọn ẹgúsí ọlọ́ba ni wọ́n ni ṣe wá rí karama yìí ẹjọ́ kí fi ní example kan sheik abdulaziz bin abdullah bin bazin rahimahullahu ta'ala nínú ọ̀kan tí wọ́n na rítì látọ̀lọ̀ wà ní pé ní gbogbo gbáyẹn àwọn èèyàn ma ń bá sheik ibn baz ní pé kọfà olówó kọfà ní nǹkan báyìí àyẹ mọ́ eh, láti africa tí ó kọ lẹ́tà ní kẹ́ tí bàjẹ́ gbà níbi pé àwọn kan sọ fún bí sẹ́kẹ́tìrì wọn pé kàmọ́ fún wọn náà ni kàmọ́ fún wọn òun náà sì fún wọn ọkàdà kẹgbẹ́dó mọ́ kà ní ọmọ fún olówó igbóló tí so a tí wọ́n dé pé wọ́n request fún àbí wípé so èyàn kí rí jẹ́ ti karamatul awliya o kí wọ́n wípé ha ah, àkídà àwọn súnfí ni rárá ó wà nínú ẹ̀sìn náà but ibi tí yóò tó wámọ̀ yàtọ̀ láàrin yíò àtàwọn súnfí ni pé wòlí ni mí ó yá mo fẹ́ mọ̀ rìn lórí òkúrufú báyìí ní ti máa rìn bẹ́ẹ̀ onídẹ́ni kí ní kan wá ṣẹlẹ̀ ó wá rìn kọjá nínú náà inú wájú ó kàn ṣẹlẹ̀ unconsciously So náà kí ń pọ̀ gẹ́gẹ́ lórí request ọlọ́run kan mọ̀mọ̀ fi ṣe ní kàrọ́mà fún ní èyí ò sí wà lámẹ́ ṣe àfọwọ́sàlẹ̀ fi ṣe rí kàrọ́mà tí wà lágbára jù kàrọ́mà tó lágbára jù o ní kí kọ́lọ̀ ọba gáìdì ẹ̀sọ́ jóònù ẹ̀sìn kí ẹwà máa ríjọ́nù ẹ̀sìn wàláì kàrọ́mà because aburúpọ̀ gan aburúpọ̀ ọlọ́run wọn gáìdì wọ ọlọ́run sáà ń fi ó síbì báyìí ó yá túnbọ̀ síbì túnbọ̀ síbì wàláì kàrọ́mà tó lágbára because àwọn olómi mọ́ kí ó jù ọlọ́ tákàn forí sápá tákàn gbogbo ẹ̀mọ́ra wọn tí wọ́n táwọn òmò kẹ́kẹ́ ni so ilé fi kẹ́yìn lè ní oní ni ha fún àwọn musulmi ó ní pé wallahi ṣẹ́rí kùránì ń bẹ lọ́wọ́ wa kùránì yìí Ọlọ́run ní hudan Ọlọ́run ní imana Ọlọ́run pè kùránì yìí Ọlọ́run pè ní lima fi sudur kùránì yìí wàláhì gbogbo problem àwọn náà ma kí gbogbo problem ta ń face everywhere solution rẹ̀ ń bẹ nínú kùránì solution rẹ̀ ń bẹ nínú súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam but ibi tí problem wà ní pé ǹjẹ́ a ń apply solution yìí ǹjẹ́ a ti rí kùránì gẹ́gẹ́ bí ìwé ìmọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní ààrí kùránì gẹ́gẹ́ bí ìwé ìmọ̀ náà picture tí wọ́n gbé dàgbà fún wa in tó dẹ̀ ṣẹlẹ̀ pé tán gbẹ́dàgbà fún alẹ́ lóòtọ́ fẹ̀lá akẹ́yọkọ́ o ní pé kòránù ìwé ó fẹ́ rí ìwé ogun ìwé idán ìwé kéwò ní sáyà kan sí oníṣin ó sì dẹ̀rẹ̀ irọ́ ni kò sáyà tí ó sàṣẹ́ tí ó dẹ̀rẹ̀ kòránù ìwé ogun

fi ṣẹlẹ̀ ọlọ́ ni tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí ní kẹjẹ́ sí anẹ́bì sọ pé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí ní kẹjẹ́ sí báyìí báyìí báyìí wàláì tó bá jẹ́ pé tán apply nìyẹn ni a ní fọ̀kànbalẹ̀ láwùjọ wa amúnìsí báyìí Qur'an báyìí ibi tá ìmọ̀ rẹ̀ tí pé Qur'an ni wà ẹlòmíwà ní tí bí Qur'an sí wà láì ní kàfin design lè tí ẹni ìmọ́tò báyìí yóò gbé síbẹ̀ ìbáyìí yóò ti kú ẹrùkú síbẹ̀ ìmọ́tò ní tí Qur'an sí ẹni ẹlòmí yóò ti fún ẹgbùkú sí bíbẹ̀ ẹlòmí olùkọ́ bọ́ọ̀dù yóò tẹ̀tẹ̀ rọ́nkà lé e lórí ẹmọ àwọn sí ṣọ́ọ̀bù kalí ní ẹ̀hásìsì afẹ́mọ̀ takini kan ẹlọ́kùnrin àfá ẹlọ́wà sàkùránì ìtọ́tù ọgbọ̀mọ̀ ní kùránì ṣe ọmọ tó sàkùránì ẹ̀ẹ́dọ́kùnrin àfá sàkùránì kínà kìnìkan kínà yàsí méje tàbárákà mẹ́rin kìnìkan 51 wọn lásà tẹ́lẹ̀bà mọ́ta rárá tó bá ń ka kùránì tó mọ tó wà nínú kùránì bíznẹ́sì tó máa ṣe yóò máa bá ti kùránì mú ọlọ́run bó fàlùbáríkà sí ìwó tó ní máa sa kùránì owó tó fẹ́ bí sí ṣọ́ọ̀bù lápò ló ti lọ gbá fa abúrò mẹ́tí lápò ló ti lọ gbá kíní kan bank draft ló lọ gbà owó èlé wọ́n ní owó èlé tọ́lọ́ ní pé tó bá gbà ó ti bẹ̀ òun àti ẹ ti jọ wọ̀ yá àjàbá ìwọ́n tó bá gbà ọ̀rọ̀ òwe àwọn ti jọ bẹ̀rẹ̀ wọ́ ó ti wà ó ní wọ́n gbà wọ́n ní káwọn bọ́ sa Kùránì ìmájí bí ó ti ka Kùránì tó ti rí tọ́lọ̀ bá ń sọ nípa rìbá ó ti mọ̀ bóyẹ kó ṣe ṣe bíznẹ́sì yìí tọ́lọ̀ bó fi gbà tọ́lọ̀ bó fi jẹ́ kó

kòrán dẹ̀ ní wà ka òká kò fi ní bẹ̀rù ọlọ́ọ̀bá pé business tí mo ń o mọ́jẹ̀ ṣe eh, bá yí o ó ti mọ̀ràn nẹ́bí tánẹ́bí ń sọ yí pé táwọn yìí méjì bá business ẹ́ wà in sọ́dẹ̀ akọ̀ tọ́básò dodo ọlọ́ọ̀bá ó fi bá business tán bá wá ọkàbọ̀kàrà sọ̀rọ̀sọ̀lọ̀ tán bá wá parọ́ tí wọ́n fi àlébù ọjà yẹn pamọ́ tán dọ́gbọ́ fúnra wọn ìwọ́n tó tajà ń parọ́ àkọ́lọ̀ ah, oríjínà ni oríjínà ni irọ́ lóbin tajà ọlọ́bọ̀ albarka rẹ̀ bí business yẹn kùránì tó wà fún ẹ̀kọ́ kàkó nímọ̀nà kí so ibi ni a ti dókútẹ̀ ní inṣáàlá àtẹ̀síwájú ní àbí ni ọ̀la so hádà wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh náà náà ìbéèrè ni òkè ní ìsinmi ìbúdá ṣe fẹ́ nímọ̀ nípa àkàtó wà nínú Qur'an ṣe in short yẹn ìbéèrè yẹn in short yẹn so because lóòtọ́ àwọn translations wà èyàn lè mọ̀ lódí ẹjẹ́ náà tó ti pé púpọ̀ náà translations yíò pọ̀ mẹ́gan tí máa ṣe translation yẹn ọ̀kan tọ́lọ̀ jẹ́ kó tún dáadáadáa wọ́n náà ní ìtàmà títí eh, Mohsin Khan títí translation Mohsin Khan ẹ̀rẹ̀ Mohsin Khan Qur'an so yẹn ni translation lọ́lọ́ jẹ́ kó dáa púpọ̀ náà yókù kódà àwọn mítà ikú wọn translate Koran gan ìwọ́n àti kó believe pé àyà kò sínú Koran ní tó sì yọ́pọ̀ mẹ́ kó ló tẹ̀lú àyà tó pọ̀ ní onáà sí translate Koran so ìtukútù pọ̀ mẹ́rin so bí ẹ̀ṣẹ̀ lè sí ní pé kí ẹ bẹ̀rẹ̀ sí ní máa study nípa ẹ̀sìn díẹ̀díẹ̀ àwọn méjì tẹ́yìn bá ti ní kí because èdè lágbàwà ní ọkọ̀ Koran yìí kí ẹ náà òkè fẹ́ study language yìí bóòlù yẹn sí fẹ́ nímọ̀ nípa rẹ̀ in such a way that kí ẹ ka Koran èyí ó understand àwọn nǹkan because ó tún láwọn sciences mi tó tún wà around the gbígbọ́ Qur'an yẹ dáadáa tefsir wa usulu tefsir wa àwọn usulu tefsir tí yóò gbọ́yé pé ókè ayà yíò nǹkan báyìí nẹ́sọ ní yíò pẹ̀lú ayà yíò lẹ́fi gbọ́yé o àdíti bá yíò lẹ́fi gbọ́yé o àti bẹ́ẹ̀ bẹ̀lọ bá yíò so náà ni pé èyí ó need láti láti máa study nípa ẹ̀sì ẹ́ eh? tó ti pé èyàn bèèrè èyàn náà mọ́ gbìyànjú àti mọ́ build understanding ẹ̀ nípa language tẹ́ fi kọ́ kìíní gẹ̀gẹ̀ so tí ma ti mọ́ language yẹn èyàn mọ́ bí ọ̀nà tó yẹ kí èyàn gbá ìpé òkè bẹ́ẹ̀lú ẹkí ṣe because lóòtọ́ ni ṣe pure Arabic language yẹn èyí lè fi wé just translation o ah ó ìyàtọ̀ tó lágbára ìyàtọ̀ gédégbé tó lágbára ó bẹ̀ láàrin méjèèjì ṣe báyìí àbí so ó ní pé kí ẹ̀nà wo pé bóòmù ìfẹ́ bẹ̀rẹ̀ sí ní ma study this language ó wà important gan tẹ́yìn bá dẹ̀ yọ Arabic language study wàláì inú yóò dùn gan wàláì I know yóò dùn gan because eh èyàn wí pé nǹkan èyàn ti miss in tó pọ̀ language to dùn gan ni tó dẹ̀ kéde kéde ṣe tó lè intelligent mi ò mọ̀ ní ẹ ṣẹ́rí àwọn kéwulé náà fi jẹ́ káwọn kí ní ìlú fún wa àwọn kéwútà lọ nílé alifàtí àtẹníyà alifẹ̀ẹ́sọ̀ tẹ́níyì alìdọmọ́tẹ̀ níhú a iwu ló kọ̀ fún bí ọdún mẹ́ta ó jẹ àgbákóyà ó jẹjà àwọn àpótò ní ẹ̀rọ máa hànjú ẹtù lọ máa paláǹgbá ẹ máa pa kọ́kọ́ àwọn kí ní ẹ̀nà fi jẹ́ kí lójú ọ̀rìn láti kékeré wọ́n rí pé kéwú àkódà bí kéwú yìí in tó le gan ní o wọ́lẹ́kì ṣe tó le wọ́lẹ́kọ́dí yasarna al-Qur'ana lidhikr fahal min mudhakkir so in tó easy láti kọ́ ni kama wẹ̀ bí ah kéwú ní sin ah tí wọ́n lè rí bí tún ah ọ̀nà kéwú ní sin hmm. ó kàn ní the persistence perseverance kí ni ẹgbọ́ serious kí ni ẹgbọ́ fun time bàtí yóò bá fi rí báyìí àfàyẹ̀ náà ti rí pé àjíẹ̀jẹ̀ kọ́dọ̀ gbó kí ní èyí ò lè mọ́ katira fún àyí tí ó mọ́ ká fún àyí bá ti rí ẹ̀ẹ́ à kí ní yóò lè mọ́tì náà so inshallah so bó ṣe gíní wallahu a'lam